رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين وقد أمرنا بذلك في مواقع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتعالى ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا واعلموا أن البلاء واعلموا أن الصبر والنصر أخوان فإن النصر مع الصبر والفرج مع الكرب ومن سنن الله الكونية التي لا تتبدل ولا تتخلف أنه لا بد أن يبتلي الناس بأنواع من البلاء ليعلم الصادق من الكاذب والمؤمن من الكافر والصابر من الجازع أمتنا إن البلاء له تاريخ ممتد بدأ منذ أن أنزل آدم إلى الأرض فربنا سبحانه وتعالى لا يترك الناس هكذا ولا يرضى أن يكون الإيمان ادعاء يدعيه كل شخص لينال بادعائه مرادا لا بل لا بد من البلاء لتعرف حقيقة الصبر أمة الإسلام وهذا الرسول صلوات ربي وسلام عليه قد بشر المؤمن وضمن له كل خير جاء هذا في الصحيح من حديث سهيل الرومي رضي الله تعالى نرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر وكان خيرا له وإن أصابته يصبره الله والرسول صلوات ربي وسلام عليه يخبرنا بهذا من حديث أبي الخضري رضي الله تعالى نرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من يتصبر يصبره الله وما أعطي عبدا عطاء أوسع عطاء خيرا وأوسع من الصبر نعم لذلك يقول أهل العلم إن معنى الصبر على لا بل الصبر خلق كريم يمنع من فعل ما لا يحسنه وقال فبرنا تسوان المسلمين أن ترى لكون كرات قرفان النبي صلى الله عليه وسلم أن تبرد أن أتبع ما جاك يفمكوا الله بان سلكون كان النبي وبان سلكون لاري أتي أنوار لي النبي أتي الصحابة لي كي أولا بلاو توقع إنجب للكيامة بلوى النبي صلى الله عليه وسلم أيها الناس مهم في أسكنا نتبر الله سبحانه وتعالى جابر سنة نتبرنا أن اتقوا الله أجاق أنه الله إليه ناني أستطلع تبعد أصفان طلو ساجوا oná ni àsìkọ́lẹ̀ tí naa ka fáwọn náà kábẹ̀rù kí ìbẹ̀rù lè jẹ́ gàgà láàrin àwọ àti ìyà ọba dẹ́dà jẹmáà in tí a ń bábọ̀ oná ni ọ̀rípa pàtàkì sùúrù sùúrù ìlónà nínú sẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó nínú ẹ̀tọ́ irú ètò wo ètò pé látàtà bá dìí kò lè change wọ́n látàtà hollaf kò lè mẹ́rin bẹ́ kí náà nínà annahu lábùdá yẹ̀pẹ̀lẹ̀ nas kò sọgbẹ́ta fẹ́ dá tó bá dédò òfin ní ma yíyàwó èèyànwó pẹ̀lú àdánwò kan sí kejì torí àdánwòdé ọfẹ̀sílẹ̀ mọ́gbọ́lọ́gbọ́ àdánwòdé onígbogbo tó bá ti gbà láàfún ààrẹ mẹ́rin tí ìṣẹ́ sísẹ̀ ànàbí àyú ó ní wọ́n gbọ́n ìṣò gbogbo dọ́bọ́ bàrínà ìdí ọ̀sán ọlọ́rọ̀ abẹ́ ọmọ ń so lára wọ́n sẹ́yà wal mu'min káfir àdánwò ìní ó jẹ́ àmọ́ mọ́mìnì sí kẹfẹ̀rí kọ́dà ẹni ó bà àtẹntí ọmọ kígbàjẹrẹ ọlọ́wọ́ bá kí àdúrà ní ó jàmá jẹmẹ́rà tàbá wá ní àmú pẹ̀wà lọ síbi sùúrù in tí ó fọ́ sùúrù tọ̀ jáde wéyì láwúta ríhùn kọ̀dím ìtàn ni o lọ́nà wo ẹjẹ́ àwò sábà bí bí bàbá wá dámà sí sọ̀kalẹ̀ láti ni a jẹ́ kó tẹ́ pé sábà tó fi kú ọ̀ nígbà bá àdánwò afọ́rọ̀ àtẹ̀wò pẹ̀lú òtùmẹ̀ yìí wa sallallahu alaihi wasallama ó ní ẹ̀rọ ìmọ́lọ́ sùúrù tọba rẹ̀dà ń pèyìn sí kò sí ọgbùn kankan tọ́rọ àdẹ̀wò ọlọ́jú sùúrù lọ kò sí sùúrù lọ́wọ́ takola káyàwó èèyàn àwọn àfáà ní kí ni túnmà sùúrù apá kan ní tàhámùlù lìbálùwà kéyìn ó lè gba àdánwò mara bí góìrì ṣẹ́kíwà láì ma kéka tòótọ́ kè jẹun àárọ̀ ó sì mọ̀ tọ́lọ̀ ó mú wa lọ́sàn tàbí tí ó mú wa lálẹ́ dáadáa imam ẹjẹ́ mẹ́ ti because kọ́lọ̀ sí ìṣẹ́lẹ̀ ní mẹ́ta ìkòyí afún àṣírù ah, ah, alẹ́lẹ́ ìwà tọ́ sí mọ́ kásùbá o sọ iye kó níbẹ̀ ẹjọ́ òjò gbélé mi o mọ́dẹ̀ mọ́mọ́lẹ̀ mọ́ kàkùrù sí yóò ẹlákùn ọmọ kàmọ̀ sẹ̀kẹ́ gbogbo yọ́ ma ta lọ láyà ẹn tí wọ́n pẹ̀lú sùúrù lẹ́ntọ́ sinmi sára pẹ̀lú tọ́lọ múdé ọkọ̀ rẹ̀ jóná ìnà lè ọ̀rọ̀ jẹun gbọ́nà ah, alhamdulillah tí ò tí ẹ̀sẹ̀ ní ẹ̀kan náà rẹ̀ tó jóná alhamdulillah ọba tó sílé iná yóò sí mi bí ọ̀sọ́ bá náà tọ́lọ̀wọ́ sọ̀rọ̀ ti parí ẹ̀kù ti sé ọmọkú oní ha àdúgbò wà dáru lónìí òfòtò dé gbogbo ní àwọn gbogbo ẹmì ṣetán lọ jíni àwọn ìrìnṣọ́ òun sọ tó gbẹ̀lọ in tá ń pẹ́ mi sùúrù o ni ìgbàntọ́lọ ń bá múdé tí ọ̀ tẹ́mì lọ́rùn tí ń gbé kìrìnríkà ẹsẹ̀ sùúrù ìbà náà sì wà ní agbóbàtí wá gbé wá yìí kò sí ẹ̀kẹ́ agbóbàwó ẹlọ bá ń kẹ́bọ wá lórí ta agbóbàwó wọ́n àwọn ayé àwọn ní jayé gan oníṣẹ́ ẹ̀rí mi dára ẹ̀rí pé wọ́n ti dáwọ́jọ lé lórí ọwọ́ bẹ̀rẹ̀ mi apákàtí ẹ̀mí ìtumẹ̀ kan wọ́n ti ti jẹ́ olókún kẹrìmún yẹ́mlọ́wùmí fèrè ìwàkẹni tó wọ́n jẹ́wọ́ àpàlé ẹ ń bá wá níwà ìlà ìntẹ́lẹ̀ fi mọ́ sọ pé á ìlàgbọ́jẹ́ sí wá kíràn tó àsìkò tí ẹ àti àṣàṣàṣà kí ló tí ìkan wọ́n ké gbà ìyá rẹ̀ pé wọn ò rí pásọ́ọ̀tù ẹ̀ ní àti ẹn lọ Mẹ́kà lọ́dún ó ti lóhùn sí ìsìlámù mẹ́lẹ́nu sí ìwà kan ní ẹmbà ń bẹ́lára rẹ̀ ìwà táwọn èèyàn sọ pé àsí èsẹ̀ ni ọlọ́run kèéṣẹ̀ lára rú wọn sùúrù tẹ́ ń sọ yìí bí dáadáa bá náà sùúrù náà lè yóò fi ló tí è jẹ́ ni ọlọ́run ìyàwó rẹ̀ bíbà rùn ọlọ́run ó jò láti Ìbàdàn dóṣogbo olùkọ̀ọ̀kan owó fún 50 million naira tọ́ráwọ̀ orin mi ẹsàn pẹ̀lú ẹ̀rùn láwà oòrùn wà wọ́n wá jọ kìrìmàjò ìjó nira yìí wọ́n kéré olóòfẹ́ dúpẹ́ ni ìjó wa kọ́lọ́lọ́ ní kò fi dúpẹ́ mọ́sálásí àdúgbò wọn tó ti bóòdé ó ní ò ní nákàkà ìkòsí bọ́ọ̀pù ọgbọ̀ kìí sí láàrin yàn ìyá rẹ̀ kú ìyá tó bí tí a méjì èbí yàn ó ṣẹ̀ṣẹ̀ sáwọn eléré ní okó rí sàn kankanwá sùúrù tí ó fi pàdé àdánwò nǹkan mélòó yìí sí àwambọ̀ ó sọ́lọ̀ sallallahu alaihi wasallama min hadithi suhaila tí a bá ti pè èyàn múmìnì èmà lọ́rọ̀ rẹ̀ àfi tí ẹ bá ṣe mú ìlókù ìmàbó ẹ̀tọ́ pé ìnà gbogbo àlàmọ́rí múmìnì oore ni bí rẹ̀rìn oore ni bí sùkú oore ni bẹ́bí ń pa ni fún bóyọ́ oore ni bóríléwọ̀ bí ليس ذلك لأحد إلا لله ẹnìkan kò lè rí bẹ́ẹ̀ láyé gbẹdẹmukẹni àfẹ́mbájẹ́ múmìnì ó sọ̀rọ̀ ni sẹ́ẹ̀mì tó wà jẹ́ wípé in àsọ́ọ́bá tí ó sàrọ̀ ṣakẹrọ bọ́lọ̀ ń bá múnúrù dé yóò ọba dẹ́dà ma fi àfáwà sí kò gẹ́ wọ́n kọ́lé tuntun Allahu Akbar pa màlú nípa àwọn èèyàn wá jẹun kọlùkú wá jẹun ìbẹ̀rẹ̀ tí ń dúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà ọlọ́run ah! Náà ìyà tó dùn, Allah Akbar, Alhamdulillah. Bákanáà, gbogbo àwọn àfáà ti bẹ́m̀bí mọ́sálásí tí a ti wá mo fún 5 million wọ́n lọ fi rúrú fètì ẹ̀ ìdúpẹ́ náà bákanáà gbogbo àwọn tó ti lé ní 50 years tó ń bá ti yẹ pásọ́tí wó tó ń rí pé ọdún orí ti lé 50 years ẹ gara fún ọdún ìdúpẹ́ náà wàzálìkà khairun lá bẹ́ẹ̀ sì ni ti ń dúpẹ́ ọlọ́wọ́ ma nífẹ̀ẹ́ sí orí ni wọ́n iná sọ bá ti bọ̀rọ̀ bákanáà ìnira tó bá sì dìbà sọ́bàrọ̀ níbi hmm, àbọ̀nù sùúrù lẹ́ẹ̀bà tí ó ṣe ẹ̀pẹ̀lẹ́ wọ́n ní orí tẹ́sì ẹlẹ́ẹ̀kẹfà ni ò tí ma ah, àwọn eh, mẹ́nàfíkì ọwà ó ọmọ àkọ́tọ́ra wọn <laughs> inú gbogbo ẹ̀dú báyìí ṣe tún rí trailer asmenti mẹ́wàá tí wọ́n tó bá jálánà ikùn ilé ṣe nǹkan àwọn iye ayé tí àti àwọn ìgbínú ẹ̀yẹ tó lọ ẹmẹ́gbẹ̀jọ́sọ yóò ní ìmọ̀ náà ni o kò sí ní ikùn ogun tó báyẹ̀ èyàn onímọ̀ kí pọ̀dípọ̀dí ọlọ́run wọ́n mọ̀ tó báyẹ̀ ìgbà tí èyàn bàkúlà yìí ní ó lò bọ́lọ̀ wọ́n ti pọ́nmi sí ń gùn wọ́n sọ fún náà kò tó tọrọ owó burúkú tọ́lọ tọrọ ìdáwọn ma sí ti rán tí n tó kúrò ẹ̀bábá ìṣọ́tìmọ̀ sí jáde tọ́ jẹ́ wípé kò rí ubẹ́wọ̀ ìjọ́nà lọ yóò ma bínú pé sọ́wọ́ yẹ kó wọ́n wà lẹ́bàá ọlọ́run fi àìdá fún mi ni orí ẹ̀dọ́ta bí wèrè olùfáàsì nígbọ́lọ́ ṣúrù fi pàṣí wà yóò mú wa ṣúrù tí ó fi pàdé àdẹ̀wọ́ ìṣì annabi ni yọba tó dóore fún ọ̀pọ̀lọpọ̀ àìṣe ṣúrù ilókúbà àwọn àfá wa ni tí ẹbọ́ wá ń sọ̀rọ̀ nípa ṣúrù lè sọ́búrí sàlásù tí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀bà pé èyí so sùúrù wọ́n ní kílá kọ̀kọ́ habsu annafsi anidasa khudi bil maqdur èyí ó lè kápá àti gbọ́mì ara rẹ̀ mú yóò di ẹ̀mí ẹ̀mẹ̀lẹ̀ tí ó bí kọ́ máa bínú àbáàdì inú ọ̀dì lórí ìtọ́lọ̀ ń bá gbé wá

katfu nafs èyàn mẹ́mìsó láti máa bínú àbáàdì sọba dẹ́dà ìyàn kọ̀kọ́ wà ẹlẹ́ẹ̀kẹ́jì hapsul lisan àni ṣekwa èyàn kàpá láti mú ẹ àrán rẹ̀ dìmọ́lẹ̀ níbi ìmá kébàjárí ọba dẹ́dà káàkì ọlọ́rọ̀ òṣèré ọ̀kanú

èmi rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ogójọ́ rẹ̀ ti kankan ìlànà làbíjẹ ilé ò mẹ́mẹ́wàá ọkọ̀ mẹ́mẹ́ẹ̀dógún abúrẹ̀dẹ́wọ̀ ṣe kó ti a sọ fún àpí ẹjọ́kò Nàìjíríà yìí irú ìfinira ewo ẹgbẹ̀rin alanda ìmọ̀ ọdá sí ọbábú ọbọ̀ òfò ah, kúnnà wá dúó irú ọbàbí ilé ìrìnsìn báyìí tó se wù ní mẹ́lú ayé rẹ̀ báyìí bí a fáà kàdá akọmọ kó ń síwá sí kan fún mi yóò di tí ẹ̀ tí àwọn akọ́ dìjẹ kó sí gbọ́wù mọ́ lè máa mú ẹ̀rẹ̀ kàrọ̀kàrọ̀kàrọ̀ mọ̀ tí kó bá wù ní ìkàpá ahán lórí ìṣesùúrù fọbàdẹ́dà tí ó sí sùúrù ẹ̀ tí ìpé ohun jẹmẹ́ ẹwọ tí máa bọ̀rẹ̀ ní àwọn èèyàn ilé ìpọ̀rọ̀ ìpá ọ̀rọ̀ ṣe mi nìkan ní ìkàrọ́lọ́ ṣe gbogbo ọmọ tó wá ń ṣe ti ẹ̀gẹ́ rẹ̀ ló wá búlọ wò pé àà ibi ìmọ̀ mẹ́lì ibẹ̀ ẹlẹ́ni ibi ìyà ẹ́sára tó lẹ̀ pẹ̀láyé ẹwà ni sùúrù sùúrù ọ̀fọ̀wọ́ sùúrù sùúrù náà lásẹ̀ tí ẹ gbogbo ẹ̀kẹ́ ọkan ìkọkúnlẹ̀ tó wá gbé yìí àà wọn ọ̀fà nàbí wèlé yìí wọn ò sì kọ́ lọ́wọ́ ogun ilé owó ilé ẹ̀wọ̀ èmì náà kírùn ẹ fi yàn lẹ́ tẹ̀sùnbá mìírì ṣùgbọ́n kí ìṣọ́rọ̀ tẹ̀sùnbá tẹ gbógidi orísìsì kan láwọn ẹ̀mọ́ fẹ́nà sọ bóòmì ẹlùmí ikú yọ́ ma sọ wípé ayé òun ti pin bí àwọn ẹlùmí ikú yóò ní oṣù pé maláyé wọ́n mẹ́lùmí ikú yóò ní ọmọ rẹ̀ olótùkù fóòmù bọ́rẹ̀ lórí ikú yóò rí tààtùnà lábàárín bẹ́ẹ̀ tí na wọn nǹkan yìí a máa rìn bẹ́ lórí kórí bọ́tẹ̀ wọ́ bà kányà nínú ara rẹ̀ ọlọ́run ará àdúgbò àmá ìjádẹ̀wó ẹlòmí obìnrin ọmọ sọ fọ́kọ rẹ̀ wípé ẹmẹ́jà gbé agbe familia ìmìnà tí ẹ̀ láìkẹ̀ ibi ẹn bá lọ rẹ́ntì lé sí wọ́n wà hamábẹ̀ wọn ò ní ilé kókò ń bẹ̀ àwọn olórí bú ẹ̀dà wọ́n sì máa gbágbé mẹ́ ìyàwó ọmọ wá sọ ń kọ̀rọ̀ pé ah, kọkọ̀ ló sí family house wọn padà báyìí ah, mo sì fẹ́ confuse ẹ̀ àti pé múra ti ẹ̀ ti fẹ́ ìgbẹ̀ náà tó rọrùn báyìí búra ti fẹ́ débẹ̀ pẹ̀lú nǹkan kọ̀ọ̀kan méjì nù tàà tàbárọ̀kà musu ọkà hàn ẹlẹ́ẹ̀kẹta hapsul jawari an fi'li ma yughdibu rabba subhanahu wa ta'ala in tí ń pè ṣúrù náà èyí ó lè mú gbogbo ríkẹ̀ríkẹ̀ ara rẹ̀ so níbi àti lò sí tí ọmọ bí ọlọ́wọ̀ bá nú nígbàtàdàwò bá dé ló ń pẹ́ra lọ́dọ́kẹ̀ ní pọ́lípọ̀ lẹ́ ní tí

ìsàfò wà fún lọ́mọ̀rẹ̀ tí wọ́n láwọn lọ́mọ̀rẹ̀ kì lọ́tọ̀ kì ló sí sùúrù ètí ìpé tààbà rí ọkàn mú so mẹ́lẹ̀ kúò níbi kọ́mọ̀ gbàntọ́lọ múdé sùúrù èpé tààbà ráhán mú so mẹ́lẹ̀ níbi kọ́mọ̀ wíkúì bákan náà sùúrù èpé tààbà rí oríkèríkè náà mú mẹ́lẹ̀ Ànábì wa sallallahu alaihi wasallama min hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu والحديث مخرج في الصحيح دام مسلم وشلني من يتصبر ان تلون با دسلونوجي tí wọ́n ń fi gbogbo ìmánì tọ́lọ́un fún tí wọ́n fi ń gbà mara yusabbiruhullah in tí ó tètè bá dẹ̀wọ́n kú lárẹ̀ ọlọ́run ọba wà gbogbo ń bá ń fi sùúrù pàdé àdẹ̀wọ́ ọlọ́run ọlọ́run ó sì mú yọ́ mọ̀ rẹ̀ padà bí ẹgbẹ́rẹ̀ ọkàn ọkàn ya a عبد عطاء خيرا وأوسع من الصبر tí a mọ́ ọlọ́run fún ẹrú eru láyé kò sí ààbò kánú àwọn ẹ̀bùn ọlọ́run ọba tó lóore tó sì jẹ́ ìtùtù ojú fẹ́ dà tó sì gbààyè pé à ìkẹ́ ọgbààyè ẹ̀bùn ọgbààyè ẹ̀bùn ó kò sí tó tó sùúrù o kò sí èyí tó tó sùúrù ọ̀bẹ̀rẹ̀ àwọn sọ́fẹ́ àti wípé ahasiban nas an yutraku an yaqulu amanna wa hum la yuftanun sáwọn èèyàn ó sì se bá fà wọn lẹ̀ kí wọ́n máa pa agbọ́lọ́gbọ́ ọ̀rọ̀ ìgbọ́dọ̀ mọ́ wọ̀lẹ̀ tí wọ́n gbogbo bà nítorí pé ń táàfi mọ́kùn wájú ọlọ́run ó lè sùfí mú

ọba ti ń dẹ́nà rẹ̀ yóò kìbọnú wáṣíkúnbẹ̀ yóò tó lò kí ló fàtàwọn èèyàn fi bó dédé nítorí wípé wọ́n bá sùúrù mẹ́sìn wọn wọ́n bá dánwò máa káwà ìbéèrè ọwà halittila dẹ̀lìlù sáfìtìlẹ̀ alẹ́lẹ́ والابتلاء علامة على عدم الرضا ساقوا يقولون ويونسية وإنكم فدوكا لا بل أكرم الناس على الله وأفضلهم على الله الأنبياء ومع ذلك هم أشد الناس بلاء tí a bá náà wọ ní á ní ìtùmọ̀jù lọ́dọ̀ ọba dẹ́dà

tó bá jẹ́rù wa ní wọ́n kàn gbì tí sẹ̀lẹ̀ tí ni pé ọjọ́nà bóyẹ ní tẹ́ fẹ́ sọ ilé ọjọ́ pé ó túnkù tẹ́ sí láyé bó sì bá nàfi ti gbẹ̀rún gbígbẹ̀dọ́bù wọ́n gbọ́dọ̀ máa dọ́kùn ti tèmi adébí ibà annabila bá wájú o

àárín oṣù mẹ́fà síra wọn tánà bí papòdà òní Fátímà náà tọ́lọ ẹnìkan ní ẹwọ́ àdẹ̀wọ́ àdẹ̀bí ọ̀tọ̀ tẹ́bí ẹ̀ tí ìjẹ́ ń sọ ní àkílọ̀ fẹ́ sọ àwọn fámílì mi ni mú láìkì mi kàkà láti bí ìsíbẹ̀ mú sí ìforíṣẹ́ kọrùn sí tó mọ́ láìkì wọn a wà bí

gbogbo tí wọ́n bẹ̀rù ẹ̀ wọ́n sì padà rí fí láwọn àsìkò nígbòrò ọlọ́jókò sí ọlọ́jókò bí kan wà bẹ̀lọ́n ìwọ ló mú wá dákùn lèmọ́ tí mo ṣe lẹ́sẹ̀ ọdá tó bá wá rí bẹ̀ mo yọnú sí tó mú ṣùgbọ́n habli bulikan so tó wá fẹ́ dọ́là mi padà ọlá tó jẹ́ pé láyámbà gílẹ̀ àdìmì báyìí níjọ tí ń sọ̀rọ̀ àárọ̀ kí ni túnmọ̀ rẹ̀ àìmọ́yà rẹ̀ nígbọ́lá yìí rẹ̀ kọ́dẹ̀ tọ́lọ lẹ́kì jù mọ́ ọwá ń bí ọlọ́run ní tó jẹ́ pé ọ tako làákà iye tọ́rọ lọ́wọ́ báyé fásà alàrọ́bà olùmùsùtàhìl ìwà ń bí ọlọ́run ní a ní oṣù lọ́wọ́ tó nìfẹ́ lómi mọ̀ ọlọ́run mú sáńpọ̀ ẹ̀ nítorí wípé gbogbo sùúrù tí a bá ti fi ọlọ́mbà fún láì jama'a ẹjọ́ wa bá nàbí wípé sánàbí mẹ́lẹ̀ká ànàbí tí ó ma ṣe bí ọba lọ fẹ́ jẹ́ àbí ànàbí tí ó ma ṣe jẹ́ bí ẹrù onírùn ma nàbí tí ó ma ṣe bí ọba o in tó rẹjẹrẹjẹ rẹjẹrẹjẹ ànábì ní mo máa ń jẹun bẹ́rú ṣe ń jẹun kìí sí pé máa jókòó lórí àga ńlá kan ìnà ṣẹ̀kan báyìí wọ́n gbé fánù bí márùn sí bí èsì ọwà báyìí àwọn gẹ́gẹ́gẹ́ bí méjìlá náà ṣètò wá mú abẹ̀bẹ̀ lọ ah, kí tún láfẹ́fẹ́ ti ti ń bí ogbadú ilé ìgbọ́lá náà kò sí mẹ́rún sẹ́tẹ̀ àgbàrún ọ̀tọ̀mẹ́tọ́ ọ̀gbà ah, àbíṣẹ́fẹ́ bà lẹ́yìn ìsìnkà kan ò sí mẹ́rún ìdọ̀lá ni àríbílòun ní ìṣẹ́bẹ̀ jẹ̀mẹ́rà gbogbo ẹni tọ́lọ ń dẹ́wò tó fi sùúrù kún wọ́n jẹ́rẹ̀ àdéhùn wa bashir as-sabirin wa bashir as-sabirin gbogbo ẹmbá fi sùúrù pàdé àdéhùn ìmì ọlọ́run ọba ẹ̀dàkùn ẹbà ń fún ródùnà àdéhùn lọ́dọ̀ ọba tí ìsìnkí ni ó tí èyí yẹ àdéhùn jama'a ibi tí mọ̀ ń sọ àtẹ̀yìntẹ́ ìgbọ̀ ẹjẹ́ ayẹra wa wọn ká ma bẹ̀lọ nǹkan mẹ́jẹ̀ àrádànwò tó bá èsì emú nǹkankan wá ládànwò ká sì fi sùúrù pàdé ẹ̀ torúpò lọ mẹ́jì tí èsì bẹ́ olóṣù mẹ́jì tí èmú kó òun wa tọ́rọ̀ṣọ́ gbàlìkíámà gbogbo tó bá tó wá fẹ́ fún wọn tí bá ń fún wọn gbogbo ọ̀tàdà wọ́ọ̀kàn wọ́n mọ̀ wá bàmújẹ́ pé ah, ọba rídà sí bó ṣe fẹ́ sí fún rí ọba sí jáwà náà fún ọba sí bàdà wọ́kàn láyé àwọn tọ́lọ tó fún ní nǹkan náà ọmọ ọlọ́run ọba kí lọ wá jẹ́ agbẹ́rùn sí láyé ẹwọ ọmọ tó ṣe pò kìní àwọn èèyàn ní sọ yípo tí ó ń pè ní kò ní mẹ́fà kò ní mọ́ ẹ̀fọ́n máa jẹ tó bá fẹ́ jẹ sílé geography <laughs> àjọ owó olú síkìlíkì yọ káàkàkà tí a bá sì tó kàǹkàdá ayè kan yọ máa ta padà <clears throat> àgàgà tó bá jẹ́ pé ìbẹ̀rùkún fúndọ̀n bóyó ti fi sẹ́lẹ̀ ti pẹ́ tí ó tètè gbé ah orúsáré kánù tó ti ha

èyàn máa sọ bá ń fún ọba dídà gbogbo wà na blóòkún bí ṣàrí wà lọ́kọ́ ìrì fitna ọba dídà ní bá sí fi dáadáa dẹ̀yìnwó láàmà fi àìdá náà dẹ̀yìnwó ẹni ọlọ́run kó dáadáa sọ́dọ̀ rẹ̀ táa bá sì wo lọ wùbọ́ ẹ̀mí ní ọgbà ìmọ̀ bí i ṣe mọ́ kọ́ṣọ́ ara mi kìí sí ìrìbẹ̀mà bá ṣe lọ wà mọ́sálásí ọ̀sẹ́ tó lè ní 500 billion naira ibi ó sì gbé sí ìgbọ̀bá fẹ́rí náà ní orí ó kó sínú 40 feet kọ̀ntínà tó gbogbo mẹ́ tẹ̀pẹ́ tó rún rẹ̀ tó bá sí tó ń lásọ́wọ́ kò lè wá mọ́sálásí kọ́ wá déhùn táìmì kò sì lè jẹ́ mọ́sálásí bí ní ọwà bẹ́kùnbẹ̀kùn ni ó ma wákàkì ṣe Mr. President ń bọ́ ní National Mosque lọ ní wọ́n travel lọ sí America ọ̀rẹ́gbá èmi náà lọ kí Saudi ọkùnrin irú ọ̀tẹ́ ma bá rìn irú báyìí kí ó rìn ma jẹmọ́ ẹ̀mí kan tóòtọ́ ẹ̀mí kọ ọkọ̀ òsì ṣùgbọ́n jẹ́ èyàn ọ̀rọ̀ kèése rú ọ̀rẹ̀ ìta ń sọ pé ara sọ méjì mẹ́ta láàrin oṣù méjì àwọn kámú ẹ̀yìn lọ́wọ́ ọ̀tàn mú kóòkì lọ́wọ́ òsì wọ́n mọ̀ pé ààyè ti dé báyìí ṣe irú ìtẹ́nsọ̀nù ọ̀rà mikra kọ̀gbà nọ́mbà sí láàrin oṣù mẹ́fà ah, ló nọ́mbà ni mikra tí wọ́n gbà nọ́mbà sí oṣù mẹ́fà bóyá sì rí nọ́mbà gan ní òkú lórí àwọn ìdáyé tó nọ́mbà wàláhì tó nọ́mbà nílò ṣùgbọ́n lè ṣe yóò túnmà pín òṣùwà àti bá alákúnlé jẹ̀mọ́ ẹ jẹ́ kí a ní ìdàmùrì ká sì gbà wípé àwọn ẹni ọlọ́run jẹ́ ti lọ sáájú ní tàà máa fi ẹ̀mì ní wípé ṣe bí jọ tí ọlọ́run ní táwọn olò bá ti pé kò sí wà láà máa kí láwọn àníṣẹ́ sùúrù sí àwọn àgbàlagbà ní sùúrù bá ti lọ́jọ́ kìí ọlọ́run mọ́fàdàwó kọwa a ń gbọ́ báyìí kẹsìn wo lè yíwa ní àtọrọ àdánwò ní èntọ́ jẹ́ ti bànújẹ́ ẹbẹ̀ dáadáa ni ó fi dánwàwò wá mú àdúó lórí ẹ̀ rọ́dà ní kẹsì rẹ̀ dáadáa ni ó fi dánwàwò wá mú àdúó lórí rẹ̀ fa innaka khairul mas'ulin alhamdulillah alhamdulillah alladhi khalaqa ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسل وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا واعلموا أن من سنن الله الكونية التي لا تتبدل ولا تتخلف أنه لا بد أن يبتلي الناس ليعلم الصادق من الكاذب والمؤمن من الكافر والصابر من الجاذب أمتنا ما رضي عبد من البلاء لتعرف حقيقة الصبر وحقيقة الإيمان أمة الإسلام فإن الصبر والنصر أخوان شقيقان كيف لا إن النصر مع الصبر والفرج مع الكرب جاء من الحديث الذي أخذه البخاري ومسلم من الحديث سعيد الرومي رضي الله وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر وكان خيرا له بارك الله لي ولكم في القرآن والسنة ورفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها, يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام إن الابتلاء تأريخه قديم وممتد بدأ منذ أن أنزل آدم إلى الأرض فبهذا يبتلي الله سبحانه وتعالى أبناءه قال الله تعالى ليميز الله الخبيث من الطيب لا بد من ذلك حتى يتبين الأمر أمة الإسلام أهل العلم قد عرفوا الصبر فقال بعضهم حقيقة الصبر هو حقيقة الصبر هي تحمل البلوى بغير شكوى وقال بعضهم بل الصبر خلق كريم يمنع من فعل ما لا يحسنه ولو ثلاث مراتب المرتبة الأولى حبس النفس عن التسخط بالمقدور ومرتبة الثانية حبس اللسان عن الشكوى والمرتبة الثالثة حبس اللسان المقدرين كفاهم ما قال الله سبحانه وتعالى بقوله وبشر الصابرين وربنا سبحانه وتعالى أعلن على رؤوس الخلق جزاء الصابرين في تسعين موضعا من كتابه العزيز فكفى بالصبر هذا شرفا وعزا وكيف لا جاء من الحديث الذي أخذه مسلم في صحيح من حديث أبي الخدري رضي الله تنرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من يتصبر يصبره الله وما يعطي عبد عطاء خيرا وعوسا من الصبر فمن يعطي الصبر فقد يعطي خيرا كثيرا ونسأل الله الرحمن أن يجعلنا من الذين إذا ابتروا صبروا وإذا أنعم عليهم شكروا فإنه خير المسؤولين ونسأل سبحانه وتعالى يجنى وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك أداء الدين اللهم ربنا دمر عاداك أداء الدين اللهم انتكم لعبارك المستضعفين من المؤمنين والهمة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائل أوطان اللهم ربنا آمنا في أوطاننا اللهم اصدر عوراتنا وعامل رواعاتنا اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نال أهله فنال أهل الذنوب والمعاصي يا أرحم الراحمين يا أجود وجلين اللهم ربنا اسكنا سقيا الرحمة اللهم اسك العباد والبلاد اللهم تب علينا وتب على التائبين واسقنا من رحمتك يا أرحم الراحمين اللهم سقيا رحمة لا يسقيا عذاب اللهم سقيا رحمة لا سقيا عذاب اللهم اسقنا سقنا سقيا رحمة لا سقيا عذاب يا أجود العجالين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القالب مقرد الصية الثابتة من نسي الصلاة علي خطي طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا